عباده المؤمنين برحمته وبلطفه وبعفوه وسهل لهم أسباب دخول الجنة ومن ذلك أن نوع أسباب الشهادة فإن الشهادة عند الله منزلة عالية ينالها من الرحمن سبحانه وتعالى بعض عباده المؤمنين الذين صدقوا الله ما وعدوه فحقق الله سبحانه وتعالى آدابهم ومن هذه الأنواع قد ذكرنا بعضهم ومنهم من مات بمرض السل ومن مات بالبطن ومن مات بالطاعون ومن مات تات الهدم ومن مات بسبب الغرق وكذلك من كان صاحب الحريك وكذلك النفساء يجرها ولدها بصرره إلى الجنة ولكن زاد رسول الله صلى الله عليه وسلم في بعض الروايات ولكن قد أخبرناكم عن هذه الروايات من بين صحيحة وضعيفة ولكن نكتفي بالأثر الصحيح عن رسول الله صلى الله عليه وسلم ونسلف هذه الخطبة في هذا النهار المبارك من نوع آخر ألا وهو طالب الشهادة بنية صالحة محتسب لكن لم ينلها بل حيل بينه وبين نيته الصادقة فمات على فراشه فقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه بنيته وأنه شهيد أقول لكم بريرة سواء المسلمين أن ترى لكم كرات كريفان النبي صلى الله عليه وسلم إنه عبد الرحمن ما مجيك وقبلاي بريرة أنبياء نينو داني كسيري bani salikun kí annabi wa bani salikun lare àti àwọn ará ilé annabi àti sahaba rẹ̀ jẹ́ àwa náà wà náà tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yìn àníẹ́sì mo ń fi alkiran létí bẹ̀rọ Allah subhanahu wa ta'ala gẹ́ mo sí rán létí bẹ̀rù rẹ̀ ní takullọ ẹjá gọkọ̀nù ọlọ́run ọba dẹ́dà ó ti pa wá láṣẹ ká bẹ̀rù ẹ̀ ní àìmọye nínú alkùrán ká sì lè bá fi ìpayà ìṣe gàgá láàrin àwa àti ọba dẹ́dà àwọn bẹ̀ nínú ọ̀dà níkàsí rẹ̀ nínú àwọn ẹrú tí wọ́n bẹ̀rù rẹ̀ níbẹ̀rù tòótọ́ tí yóò sì jẹ́ oríire fún láyà tí mọ̀gbàdì kíámà ní ojú àwà ò ìbẹ̀rù ti tí gbangba ọmọ ju ẹni ọlọ́run tí kọ̀rọ̀ ó burú jáì sọ wá ń mi kẹsì rẹ̀ jàmáà sallallahu alaihi wasallam ó náà ni ọba dẹ́dà in ló gbé àjùlọ fún min bayni sa'iril anbiya salawatu rabbi wa salamu alayhi bákan náà umma nabi náà sallallahu alaihi wasallam ó náà tún ni umma tí ó tún rí ìkẹ́ tọ́pọ̀ jù mọ́ yòókù lọ a ní kí wọ́n pàyàn sójú ogun ọlọ́run ọba difa'an an dinillah difa'an an kitabillah دفاعا عن سنة رسول الله دفاعا عن إخوانه المسلمين أعراضهم وغير ذلك مما لا بد للإنسان أن يدافع عنه في دينه وأن يذب عنه gbogbo tó bá yẹ pé kéèyàn ọmọ gbà ní ọ̀nà gbogbo wa lágbà pé tí bá pa sójú ogun ọlọ́wọ́ báyìí pẹ̀lú àníyàn dáadáa tó lọ ọbẹ̀ ó sì jẹ́ ọjẹ́ ìjà àtọ́lọ́n jẹmọ́ àgbogbo tá ń sọ iná àwọn èèyàn kú o tí a ń kú fún nǹkan mi wọ́n gbá wọn kàdìdé ń gáràjì ìjọba alìkìyàmá wọ́n gbádà lọ àmì ó kògó lọ àmì ó gbébà lọ gáràjì pé wọ́n fẹ́ gba gáràjì mara wọn lọ ọ̀tọ̀ndájú àwọn eléyìn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rí ìnira ju ẹni tí wọ́n pàṣójú ogun ọlọ́lọ́ ó sì ní gẹ̀gẹ̀ wọ́n pa lòmí sórí pé a fẹ́ dìbò àwa student university ìyẹmí láti ọ wọlé àwọn ní ni jẹ́ fèsì ara wọn sínú nígbàgbà bá lọlẹ̀ Eh, eh, nature system school ni so as traffic irú àmà wa gbogbo tí a máa fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀bò kí wọ́n máa ṣe sùúrù o kí wọ́n jọ kí wọ́n dákun tí wà láàbò náà bá tó dé pàtí a pàtí ibi ilé ọmọ tẹ́lé ń ba ilé ọmọ gbélé ń go wọ́n gbélé ìlọ́wọ́ arímá wọ́n lọ kéré léèbò mí gbóná wọ́n sẹ́mẹ̀ẹ̀kan nígbàgbọ́ ẹ̀bá lọ lẹ̀ pé àdúpẹ́ o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ senator ikú ọ̀gbọ̀lẹ́kùn a ní àpadà wọlé o àdúpẹ́ o so fún di èyí ká tún bàrẹ̀ ló kọjẹ́ kò sí campaign bàbá ìwó tó di 2027 kàtún tó máa yára wa balẹ̀ o gbogbo ó sì lọlẹ̀ bẹ́ẹ̀ náà tọ́pọ̀ ló sì máa gbà mọ́ra pé wẹ́ ìdẹ̀bò so ìjọba síjọba ni bí ó sì lọ náà ló lọ tọ́bọ̀ wá jẹ́bi tọ́lọ́n subhanahu ayé ọmọ wá pé sọ́lọ̀ ò lè gbìjà rẹ̀ sọ́lọ̀ rẹ̀ sí kí nìkan ni ṣùgbọ́n àbùkátà káwà gangan tàà jẹ́ mùsùlùmí ká mọ́ kùsófò ká mọ́ jẹ́ ní kó pè wà wallahi sọmọ́bìnláìlẹ̀díláìláìláhúwà jẹmọ́ gbogbo ẹ̀kọ́ ní ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ ní èṣù ẹ̀yẹni wọ́n sàtí ní ọ̀rọ̀ náà ni àbáwọn èèyàn sọ ọ̀rọ̀ ìní àbá èèyàn sọ ó sì ọlọ pàdé tí ó ní drone attack plane ń yọ bọ́mbù tẹ́n tí ń control rẹ̀ ń bẹ níbi títí mú tí kò jáde ó blue film lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ntí ń kejì kókò tọ́lọ́nà lọ tó bá jẹ́ pé ododo ọ̀nà òdodo ìlànà mẹ́rin ìgbà wà ọ̀tọ̀ ni mọ́sílẹ̀ eléyìn ṣùgbọ́n tá ń sọ ni wípé kí ló fà á tó fi jẹ́ pé ń bá fẹ́ kú fọ́lọ̀ ńlá tí ó sì wà lórí òdodo tó rú ní di ohun gan ó ju ti tẹ̀yí tẹ́ fẹ́ kú sójú ọ̀nà ayé ìlọ tí ò tún gbogbo sẹ́rẹ̀ àtẹ̀ntí sọ bẹ́ẹ̀ fún tó kúkú dánù àtẹ̀ntí sọ bẹ́ẹ̀ náà wọ́n ti lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n yìí tó tọ́ mbẹ̀ lọ́dọ̀ yín ẹja yìí orí dídákẹ́ yìí mùsùlùmí in lọ fa kí wọ́n máa pe tí èsì tí tí ọ̀dà ṣe tí bá ń sàdúrà yìí pé ọlọ́run ẹ̀sìn tàà máa gòkè iná ilẹ̀ fẹ̀rẹ̀ tó jẹ́ ìsìlámù yìí gbogbo mọ̀rìjíríà ni lọ́sàmì náà àwọn tí ọ̀sà mi sọ́ta yínkọ ní ẹ́ tí ọ̀nkẹ́ náà bá ń sàdúwà pé àà ah, gbogbo ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí Islamu inú ọmọ bá ní gbé lárugẹ ọlọ́njọ́dá sẹ́yìn náà sàmì ẹ̀yìn tẹ́ ẹ̀sàmì kí lẹ́jẹ́ sàmẹ́ ọlọ́ọ̀bá ní bá ní tó bọ́bá sí wọ́n bá wá tóun àwa mùsùlùmí àgbọ́dọ̀ gbẹ̀sẹ̀ kọjẹ́ ẹ̀sìn ọba dẹ́dà Ànábì wa sallallahu alaihi wasallama ni wọ́n bá wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwà àgbà ẹlẹ́gẹ́ jẹ́ من حديث سال ابن حنيف رضي الله تعالى أرضاه وجاء من حديث أنس بن مالك رضي الله تعالى أرضاه أسألا صنع لفظ تجمع قبوة أن لفظ تي إمام مسلم من حديثة بن مالك man tọ̀lába ṣàhádátà sọ̀ọ̀díkan ẹni tí bá ń fẹ́ kóhùn kú sójú ọ̀nà ọlọ́n ní tẹ̀mí òdodo tí èsẹ tẹ̀mí sí èsẹ tàbí pé à ṣe mìíràn wà ní ibẹ̀ nígbàtí kálukú náà sọ́bẹ̀ ah, ẹmà tó gbé ayé sí pé à ah, ó ní ah, tó gbangbangba ní ó dé no eléyìí ọ̀tàn ọlọ́m̀bẹ̀ ọlọ́njọ́ gbogbo tó àbàjáde láyé sáàjẹ wọn pàmí fún ọ jẹ ń gbójú rẹ pàdé tí mọ̀ ń fẹ́nu gbogbo ikú tí ń kù tí èdò lórí rẹ ni ó jẹ́ ń kú ọ tí a ha annabi ní ọlọ́run ó fún tọ́ hadithi ekliyato ká lọ sínú hadithi tisal hadithi náà imamu muslim tún gbà wá àkọ́jáwà abu dawud wà imamu nasa'i ṣùgbọ́n láfúrú imamu abu dawud lóní olóṣèlú ọlọ́run sọ wípé man sa'ala Allah ash-shahadata sadiqan ẹn bá ń bí ọlọ́run wípé kọjọ́ kójò wọ̀n sójú ọ̀nà rẹ̀ ní ti òdodo bàlágọ́wù lọ́wù manazila ṣúàdá ọlọ́run ó sì jẹ kó ń tọ̀hún ò dé ipò àwọn tí wọ́n pa sójú ogun ọlọ́run wà ìmáta aláfẹ́rọ́ṣe kọ́dà kọ̀ jẹ́ pórí ibùsùn ẹ̀ lọ kù sí ọ̀rọ̀ kọ́dà ìntẹ́yàn dáníẹ̀lẹ̀ lórí kọmọ̀rìṣẹ́ law hila baynahu wa bayna niyyatihi sadiqa nílà daraja ma tamanna in tí ń tàmán ọlọ́run bá dẹ́dà yóò fún pẹ̀lá nìyàn dáadáa in tí ó ti bá ní kíyà rẹ̀ oní ma ja'a fi sunan min Tirmidhi Abu Kabsha náà sáwà pẹ̀lú àjọ kan ọ̀rọ̀ ti pọ̀ tó ti pọ̀ tó pọ̀ torí àdífì ìgúnlẹ̀ àbí wá débì kan ànàbí wá ní ìnàmà dúníà lí sàlásàtì nẹfàrí ayé tí a ń wó igun mẹ́ta ló pín sí igun àkọ́kọ́ rajulin àwọn èèyàn kan àtọ́ Allahu malan wa ilman ọlọ́run ó fún wọn lówó yóò tó fún wọn nímọ̀ olóhun ọjẹ́ àfáwọn tó jẹ́ yóò ma wá náwó sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá ń fẹ́ yóò ma náà sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá ń fẹ́ yóò ma ẹ̀tọ́ ọlọ́wọ́ bá nù mọ́ àti owó o ń ni tẹ́ bá fẹ́ tọrọ ipò wọ̀lámi òtù ìmáìlàn ọlọ́run ní fowó sí fọ́wọ́bí ni yẹ́ ti ṣùgbọ́n tí bá ti rí ẹn tó tún ní owó mẹ́ìmá rẹ̀ ọkọ̀ mọ́sálásí ní o ọkọ̀ mọ́dúrásà ní o ọ́sàn ọmọrúkà ní o inú rẹ̀ yọ́ ma wá dùn sí ẹni yọ́ ma wá kábàámọ̀ pé kọ́lọ́hun sì ṣe o ibi mo lè ṣedé náà ní o ìmọ̀nìkan lọ́wà ní o bẹ́mi náà bá ṣe bẹ́ẹ̀ ìbàkọ́lé fún ọmọ kéwò wọn bá máa wá sí lọ́dọ̀ mi o ṣùgbọ́n tó ṣe bẹ́ẹ̀ fún mọ́jẹ̀ wọn kú o ẹn tó ṣe bẹ́ẹ̀ fún mọ́jẹ̀ kọ́rọ̀ wọn dàrú o ọlọ́njọ́ ọlọ́nsí ajẹ́jẹ́ o èmi àti ọ̀kan mo wá ń sọ mú ní à mo ní gbogbo ẹn tọ́lọ̀ bá gbé dáwà fún tó wá ń ràn lọ́wọ́ lórí pọ́ náwọ́ síbì inbọ̀sì ìnáwọ́ síbì inbọ̀sì ní ti owó tí èyàn ó fi ti dáwà wájú tí è máa lọ gbogbo ẹ ń bá máa rú wọn tí ọba máa sàdúà fún wọn o náà sì ń sọ́tín rásán ara rẹ̀ wọ́n ní kí mo rí mú nínú wọn ni Dr. Fadiluwa gbogbo alájẹ́ wọ́n gbèsè bàbá yìí mọ́jọ́rọ̀ rẹ̀ ọ̀dàrò mẹ́jẹ́ wọn ó sì fẹ́ o mọ́ gbọ́ra lọ́wọ́ wọn o mọ́ dẹ̀rẹ́ padà yìí o èmi àtàjọ́ sọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ mọ́sálásí wọ́n ti máa rántí nǹkan tàjọ́ sọ lébẹ̀ tààfin sọ báhùn mùsùlùmí rẹ̀ yóò máa tàmà dáadáa tí bá ti lọ́dọ̀ ẹ̀mọ̀rẹ̀ kejì ọlọ́wọ́ afẹ́lẹ̀ ìnímà ìmà ìpọ̀ kò sówó mẹ́ anábí ní ṣùgbọ́n gbogbo ọgbà tí bá ti rí ẹni tọ́lọ ń fowó kú ti ẹun tí bá ti rí tí ṣe inú rí ọ́sá máa dùn kọ̀sọ̀ pé wọ́n gbésìmẹ̀ tí wà kọ̀sọ̀ pé sínà ti já ìrìn kí wá ló dé tẹ́mi èyí ó dùjú tó tí èsì ti rọ́nà lọ ebí kéyìn ò ti ní tàbẹ́ ní náà ni anábì wá ń sọ padà fún wa jẹ́ àmì hadith anásìn malik rahimahullah inna bil madinati أقواما ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم قالوا يا رسول الله وهم بالمدينة قلنا نعم وهم بالمدينة حبسهم القدر رواية بها حبسهم العذر بس لي يعني إيه، سوابا بس لي <laughs> ما شي صار وكان في يوم هم قالوا luku في كلام kila إن inna bil أقواما aqwaman كان yan تجاروا ما سرتم مسيرا kò sí rìn tẹ́ rìn báyìí tàbá ti sinmi ta tún rìn lọ ah, ọmọ rẹ̀ wá ní o anàpàdé ah, ọ̀tá ní o ah, ọlọ́mọdé adéré o tẹ́ ń káyé òkè wà lákọ̀tọ́ tún wádìíyà kọ́dà ọgbún kanlẹ̀ bọ́ sí ni o kòtò kanlẹ̀ tó rémú ni o òkè kanlẹ̀ múkùn ń rí pẹ̀lú abáṣẹ́ rí ìntà àmà ń gbọ́ ní wípé ìntà àmà nílà wọn náà mọ̀ nínú ládámanú bá bá gé bọ́ gẹ́gẹ́lé wa ah. wà hún bil madina àrùbí madina sí wà àrùbí ni wà hún bil madina madina ni àwà àbáṣà hún bil kọdarù ìní díẹ̀ tẹ̀lé wọn ṣùgbọ́n ìgbà níyàn rí lẹ́mìí ìlú ọkọ̀ ti hàn lọ́dọ̀ ọlọ́run wọ́n fẹ́ mi ìbá yẹn ah, ah, ti dé tó gẹ̀ẹ́ tí ó wọ́n ti ṣùgbọ́n bó ti kọjá muslim sókà ti ẹ̀dá mi lójú ah, ó ti dún gàárì kó ó ń gán bí ẹni pọ́wà pẹ̀lú wọn kò sí mi bí tọ́wà lé gan bí kọjá pọ́wà pẹ̀lú wọn àníyàn àti onínà ànẹ́bì ni kádàrọ lọ́n pé màá fà rẹ̀ sí on time àìrùjú kékeré kan mọ́ mọ́lẹ̀ time in ló dìyàn mọ́lẹ̀ lé ṣùgbọ́n pẹ̀lá nìyàn yẹn gbogbo ń tẹ́ gbà lára yẹn gbà wọ́n tọ́lábù ṣàhádà kẹ́yìn ọmọ tọrọ kóhùn òkú sọ́nà ọlọ́run subhanahu wa ta'ala ustuhib intafẹ́ nínú ẹ̀sìn kí ni ẹ̀ríwá jahamin hadith shaddad ibn al-ahad wal hadith mọ́tọ̀ bí sunan idan nasa'i bi sanadin sahih an sa salam wa ni dokan fajawa arabi labaru ko kan bade mo gbọ́ pé wọ́n tún gbógun ti wa nabi ogun báyìí báyìí báyìí lọ́wọ́ báyìí lọ ọba kùnmà násà lógún ànábì jẹjà in tí wọ́n gbà lógún lọ́wọ́ àwọn ọ̀tá wọ́n bá ń pín wọ́n bá pín ti lábára náà fún ọba ní gbogbo ìdàpadà máa àlàáhàrà tàbí kìí tó tó rí kí mi ò lè gbà nǹkan mẹ́tẹ̀ lánàbí lógún àníbí ní ìpínlẹ̀ lọ́nà lópin onírú ìfẹ́ o ìfẹ́ o kí lọ wá ń fẹ́ wà iná máa orílẹ̀ ní urma haúnà in tí ń bẹ̀lẹ̀ mìí wípé ìgbà tí ń bà kú ò láyé gbogbo tọ́tọ̀ bèèrè pàmí ibi gẹ̀gẹ̀ ní kọ́bọ́ sí wà in yasdukillaha yasdukihillah tó bá jẹ́ pé bó ṣe rí lẹ́mí ẹ̀nu òdodo ní sọ pẹ̀lú ọlọ́run ẹ̀ẹ́rì pé ọlọ́run sọ̀rọ̀ ìdòdòdó yẹn bá tún wá ẹ̀ẹ́ wà lámì tó dé ẹbá kò mọ́ nígbà wọn ó gbé ọkùnrin ìdé wọ́n gbédé lẹ́n tó ti kú fa àsọ́ọ́bàwú àsáhàmù haitho àṣàrọ̀ ibi ọ̀nà kásí gangan ibẹ̀ ni wọ́n ti bá ọfà tí ń gbà ń yọ ní ó kàyà títẹ́ mẹ́rẹ̀ fi bọ́. rọ́wí ṣàdáàd ó lè mà tó ń rí pẹ̀lú ànìyàn jọ́nà lọ́n wọ́n wé wọ́n ti gangan wọ́n tẹ́lẹ̀ pé wó kí mùsílá àdídò wájú ó lóhun gbọ́ nínú àdúà tánàbí ń ṣe fún pé Allahumma hada abuduka kharaja shahidan wa ana shahidun eh, Allahumma

جاء من قصة أنس بن النضر رضي الله تعالى عنه أنس بن النضر أقني تاكو تاكوني تخلف لأمر ما عن غزوة بدر ogun àkọ́kọ́ tánà bí o fi pàdé àwọn kèfèrí ní ìlọ́yìn tó jogun Bádìrì a ní sọ ọ̀bá wà ń bẹ́ ọgbọ̀gbọ̀n tó fẹ́lẹ̀ ń bẹ́ ọwà ni lẹ́yìn àbùkọ́ ni lọ tó lọ ń bá sì pè n tó máa sẹ́kù ah, èmi náà ń fi ìfẹ́ ọlọ́run tí mo ní sẹ́sìn ọlọ́run hàn tó bá di ogun méjì fẹ́ fi jàná sọ́sọ́lá di dé ọwọ́ àwọn ìrìn àwọn lọ́wọ́ bẹ̀rẹ̀ nígbà tó di pé àwọn rumat ní ẹdú olórí ẹ̀yin ẹ mú ọfà yín lọ gbogbo bí tó yíká bí a ti ń jà ń sálẹ̀ ilẹ̀ yíò máa rí báhùn kò síbi tí ọ̀tá ti fẹ́ gbẹ̀yìn wọ̀dọ̀ wa àwọn náà rí pé ọwọ́ mùsùlùmí ti dún akéfèrè ẹnìkan dáǹfà gbogbo kílá tó fẹ́ dún bí símọ́ àti wíìnì ogun ilé ìgbọ́n wíwíìnì kọ̀lá nàbí sọ̀wọ̀ ànàbí ọ̀sọ̀ pé tàbí tàbí wíìnì kẹ máa sọ̀kalẹ̀ ànàbí Khalid bin Walid ó ń sì lò lídìí ogun àwọn kèfèrí wá òun sọ ibẹ̀ látọ̀ọ̀kan sí ọlọ́run fún ní ọpọlọ ogun yígà ìgbòpọ̀ bó ṣe rí pẹ́bẹ̀ kí ro báyìí òun gbẹ̀ ẹ̀yìn wá bí wọ́n ṣe bọ́ mùsùlùmí náà ah, ah, Allahumma in abro ilayka mimma fa'ala haula ọlọ́wọ́ báwọ̀ in tán àṣára ìlàlùmùsùlùkín in tán wọn kèfèrí ìṣe láti sí àwọn ẹni rẹ̀ yẹnìyàn lórílẹ̀ ọlọ́wọ́ bá ah mọ̀ bọ́ pábọ́sẹ̀ mbẹ́ mẹ́jẹ̀mí náà dẹn tí ó ṣe mùsùlùmí bá láyé wà àtẹ́zìrù ilayka mimma sọ́nà àwùlà àwọn ọmọ ìyá mi tẹ́jẹ́ mùsùlùmí tánàbí fi hàn wọn ò ṣe sùúrù kánàbí ò pé kí wọ́n kú mẹ́tẹ̀ fi kú mẹ́ mo sì wẹ́ kíùsì sọ́dọ̀ rẹ̀ wípé èmi ò ní ṣe bẹ́ẹ̀ o mú dákùnbà ń forí jíwọ̀n dákùn ọlọ́n lọba kó támùrù mẹ́ta bóde ń apọ̀ ó ní la in baqit ata akula haula itamarot innaha la hayatun tawila tí n bá sì ń sẹ́mì lórílẹ̀ tí mo ń wo ìyà tí wọ́n fi ń jànẹ́bí ajẹ́ musulmi tí mo mọ́ ma tó sẹ́mì tó gún o in gbọ́dọ̀ rí támùrù ìjẹta tí ní ìpàdé ọlọ́run támùrù náà ní jẹ́lọ ó sì kó sáà ní wọn gbàgbàgbàgbàgbà ọgùnlọ́fà ọgùnlọ́kọ̀ wọ́n sàrádà sí nǹkankan wọ́n sáàrí wípé wọ́n ṣe yẹnna yẹnna wọ́n ọ̀dá mama hátà mátà ṣehídà ń gbòókù ogun parí ní ìkítàlẹ̀tọ̀ bí dìmá ẹjẹ́ ara ti àtẹ̀jẹ̀mí náà gbogbo ẹ̀tì líma sísta rẹ̀ náà wá wá sógun ohun wa ń bọ̀ nísà nígbà wọn ọba rí ọwọ́ kan ọba fọwọ́ ń jáde láti inú ẹ̀jẹ̀ ọ wá rí ìka kan ń bẹ̀ tó jẹ́ wípé àmì kan bẹ̀ wọ́n ní anásùrè anásùrè yẹ̀nà tí è bá sì ká tí sísà rẹ̀ fi dáma kò sẹ́ tó dáma bẹ́ẹ̀ni àwọn ilé ìtí lọ pẹ̀lú dáadáa àwọn ilé ìtí jẹmáà la ilaha illallah ọ̀rọ̀ àwọn sọ̀hábà ọ̀rọ̀ èmù ọ̀rọ̀ ní o bórí rí oúnkàlùkú bá ti fẹ́ tó bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì jẹ́ ọmọ yìí wọn bórí kéèyàn máa fi bí sólò rí ọlọ Saudi ọlọ Saudi ó wà Nàìjíríà ó sì Nàìjíríà ó tí wọ́n bá ti pè èèyàn láàfà gbogbo tó bá ń jẹ́ ní oúnjẹ láyé ogún àsàdé ni o bọ́ ọba kọ́lé and landlord rẹ̀ toríkọ̀sẹ̀ tó mọ̀ ẹ̀bẹ̀ mi ni gbogbo yíó sẹ́mi lẹ́wà pé wò ń bí ni kíyàn wá gbàgbé epo nǹkan lọ́rọ̀ tí ń sọ ah òfòrè o àfi kíyàn wá bí ó sì tilẹ̀kùn ẹ Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹni sẹ́nu yí tó bè tọrọ lọ́dọ̀ ọba dẹ́dà pẹ̀lú òdodo kọjọ́ kọjápọ̀ àwọn èèyàn ní ẹ̀yin náà fẹ́ ẹsẹ̀ bí i àṣọ̀hábà abẹ́ ẹ̀rọ pẹ́ ẹlẹ́sẹ̀ jù wọ́n lọ ẹ̀yin rò bẹ́ ẹ̀yin náà tọrọ báhùn kásì báyín báhùn wọn ò ní ẹfẹ́sì kèfèrí báyìí ara yín lẹ́yìn yá abúlẹ̀ wọn ò ní ẹfẹ́sì kèfèrí àwọn táyé ti dá yín mà tí bàbá yín bá já àfà àwọn táyé ti mọ̀ pá àfà àníyàn àwọn wọn ò ní túnmọ̀ mẹ́yẹ ẹ gbogbo ẹ̀ náà sì rí ìgbẹ̀yìn ayé náà ọlọ́rìndá ọba ń sorí ibú kọ́dọ̀ ọdá kí ọmọ sọpọ̀ ọlọ́mẹ́jẹ̀ kéyìn ọba ma àwọn àsìkò because ìbínú ọlọ́run ti ń ṣẹlẹ̀ báyìí bẹ́ẹ̀ ànábì ti sọ wípé ẹni rẹ̀ lóòtò pín bẹ̀ tí tí ń ba nǹkan jẹ́ bá ti pọ̀jú bó ṣe yẹ lọ nǹkan ti fọ́júbọ́ kọ̀sẹ̀ntí ń dìfẹ́ndì ẹ̀sìn ma yìí ma kọ́ ma dìfẹ́ndì bàbá rẹ̀ àwùjọ rẹ̀ àbí ma dìfẹ́ndì ara rẹ̀ البلاو البلاو والوراء البراء البلاو والبراء اون دبي tani sin kan torí Ọlọ́run ma on ka luku san sin to wí pé àti free kódà bẹ́ni bí bá tún tún rò lọ rùbọ̀ yóò tún ní òun tún fi jọba múyàn hmm. ọ̀dà àti gbá hadithi tó lè múyàn di ṣèhídí àníyànú kéyàn dáníyàn rẹ̀ eléyìí òun ni wọ́n ń sọ fáwọn ọ̀dọ́ hadith mi bá tún wá kí ni hadithu náà جاء من حديث ابن أبي أوفى رضي الله تعالى عنه أرضاه والحديث هنا في الصحيحين وفي السنن أنسي الله أني أنا صلى الله عليه وسلم قال في بعض أيامه حين لقي العدو أنسى سلام جاد جوكا أفلوكو كجوا موتا فقام فخطب حبيب أدري حبيب بابا وينصره بيت بيتني أني وكان يقتل أول النهار يسيسي النبي تما فيجع لغو النبي يجع أفيني أفمجو لا ينصبوي فإن لم يقاتل في أول النهار فلا يقاتل في وسطه حتى إذا مالت الشمس قاتل ما لم بيك ستور بيتاريو إذا مالت الشمس للغروب tí ó bẹ ìjà láàárọ̀ kò ní jà lọ́sàn tí tí tó fi di pé tó rùn bá yẹ̀ tí lọ rẹ̀ fẹ́ máa wọ̀ tí ń dọwọ́ rọ̀lẹ̀ tí tútù tí ń dé padà tí gbóná tí ń lọ díẹ̀díẹ̀ ìgbà àjá Habib Christian Sọ̀hábà, ó ní, La tatamannaw liqa'a al-adu, was'alu Allah al-afiya. فإذا لقيتموهم فاعلموا أن الجنة تحت ظلال السيوف كون سلون سليتا نبان Allahumma munzilal kitabi ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم أسألني لا تتمنوا لقاء العدو أما ما بلا أبو أسي وديتي تياكتا أما ما بلا كما أبو أدارو واسألوا الله العافية العافية أن يما بلا أولون دي أما رجو رئيس نيو jẹ́ arójúra o jẹ́ aráyé o jẹ́ anífẹ́mí o mọ́jẹ̀lú ọ̀dáàrú sànúwàjọ́ o àwọn mímọ̀ wọn ni tí a bá ń béèrè wípé ẹ ń bá ń tọrọ kó òkú síbo sí ojú ogun ọlọ́run tó padà wà kú sórí ibùsùn ọlọ́run ó fún ní ládẹ́ tó sójú ọlọ́run نعم جاءت في ميكو جاء من حديث أنس بن مالك جاء من حديث أبي هريرة رضي الله عفوا أبو هريرة رضي الله عنه قال صلى الله عليه وسلم من لم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق ẹnikẹ́ni <laughs> كان bá kú nù yí kọ̀ jagun sójú ọ̀nà tí è dákẹ́ kò sì bẹ́mi ara rẹ̀ sọ́rí pé òun sì jagun sójú ọ̀nà ọlọ́run tó ń bá sì ń kú sàyé tí è dákẹ́ mọ́ta àlàṣúwà tí mìíràn nífà ẹ̀sọ fóntàn pé kò sí ọgbọ́n tí è pàdé ọlọ́run yóò kù lórí ìwà kanú àwà mànàfíkì hadith náà wàlàmì yẹ́gúzù wàtàtọ́wà alàlùgọ́zùwì ọlágbára láti jà nígbàtí ń bẹ ló pèpé láyé gbogbo mọ́jẹ̀mú rẹ̀ sí pè sí la ọwá sápadà ìtumọ̀ àkọ́kọ́ nù wàlàmì hadith nafsahu bilgọ́zùwì eléyìí kò lágbára àti jà nígbàtí jáde takọ̀kọ́ ìjà ti di ọ̀rẹ̀ dì ó sì lágbára gbogbo mọ́jẹ̀mú pé rẹ̀ ọ̀sá ẹlẹ́ẹ̀kejì kò lágbára láti lọ ọjà nígbàtí wà láde kò sì tí ẹ̀ sàdúà kankan fún àmùsùn ìgbòkọ́lọ̀ wọn láwọn ìlẹ̀nì kejì ẹni àkọ́kọ́ kí lọ́fà nítorí wípé nasrul mu'minin kára mu'mini se nígbà wà lábádé táàsì jẹ́ kanú wọn a ìgbà tí ń jẹ́bẹ̀bẹ̀ ìlà nso kenya sọ kéèyàn náà wá sá naa ìwà pe náà torí pé mọ̀nàfíkì ni ó fẹ́ ara àta ó ara lé ẹlẹ́ẹ̀kejì eléǹbẹ̀ lórí ààrẹ ọwà ní àmú kò sí lé wà láti ṣẹlẹ̀ kò tún ọwà gbọ́mbi ah, tí wọn <laughs> wọn ah, ah, hmm, mi náà bí ẹ̀sí ìlàgbára wà ń kútù ẹ̀kọ́ jẹ́ kóyìn gẹ́gẹ́ máa sí ìtùnrà samsonu káwà padà sí àdífì pé látàtàmánà olùkọ́ aláàdù sọ̀hí ó ń sọ ọlọ́ni ẹ gbọ́dọ̀ máa rán kan kí ogun ó dé kan kógun ó dé òun ni àwọn àfáà ní wùjú tí nǹkan ní pọ̀ àkọ́kọ́ ìlú ìlú wà ní ìrọwọ́rọsẹ̀ o ń kàrìkú lọ́tí ń mọ́sálásí lọ mọ́sálásí èyí tí ń bọ́gùn bọ́gùn mọ́sálásí ààrẹ lakum dinukum waliya dini ń sẹlẹ̀ lọ ń kírísẹ́nì lọ bá sí ń gbé mọ́ wá pé á ah, kí gbogbo ó ogun ó gbogbo ọ̀dáru kan àti ẹ̀kọ́ jógbò ìdímù náà kan jógbò wíra náà kan òsìkiri kan tí a bá ti kí ásùn bá tàn sáàrin máa ẹjọ̀ kó lórí páwọn èèyàn bẹ̀rẹ̀ àtìdára ẹjọ̀ àwòrán o ká tó mọ́sẹ̀ ìjẹ̀ ọlọ́run jógun ọsẹlẹ̀ o because n tó júwá ti ẹ̀nkẹ́ yìí kò ti ẹ̀bá mọ́ ẹjọ̀ bá ṣe ń pàdé àwọn sùtà náà ẹ̀fọ́rígara ní jẹ́ fún mi o mẹ́rin tún ra megaphone ó tún bọ́ sí ọjà ọba ọgbàgbìnrin ẹmọ múrálẹ̀ ogun bọ̀ ẹ̀rẹ̀ ma bẹ̀lọ́n rẹ̀ wọ́n tọ́wà rẹ̀ ma sọ ní wákàtí márùn ojúmọ́ olórí búkú ní èdè ẹ̀sùn tùmí gidi ogun ogun ogun àwọn mímọ̀ ní gbogbo nǹkan lọ létòlétò arúgbà sọ́lám nígbà tó wọ Mẹ̀dínà bí a ń ṣe gbógun ti tó ànábì ó fi sùúrù àti pẹ̀lẹ̀kùtù ó fi tó Mẹ̀dínà ìgbàtà tó bá wọn alúrù kìtà àbìjà ìgbàtí tó yí àdé òní awakọ́lá jàmbá wọn in tó ṣọlọ́n sọ ní wọ́n wá ní kí ló fi sọ ẹni tí ó bá tún tọrọ ogun gan láyé mú èyàn mọ́ tó lè bóyá ń tó rò pé òun lè dúó òun gẹ ní ọkọ̀ bóyá ń tí ń rò pé ó lè jágbára òun bóyá ń gẹ ní ọ̀tọ̀ ọmọ kọ́kọ́ gbá ń pàbáyí tí ó lè nútùmọ̀ sí wọn mùsùlùmí bàbá tún bá kìfìrìjá a gbọ́dọ̀ sínú ẹn tí pé wọ́n tọrọ rẹ̀ wọ́n tún bábó sí mẹ́ mùbárọ́zà kájáde sí ẹni lógún ogun tẹ̀ tó ṣíṣe gan àwọn ọ̀rọ̀ àwọn ọgbà ó mùsùlùmí tó bá rán nínú àwa mùsùlùmí àwọn mímà wọ́n ní kódà kó tó jẹ́ pé wà lárùkọ̀kọ́ bóde wípé ta lágbára yín gan tẹ́ gbójúlé ẹ̀pẹ́ ta tọba tó bẹ̀ kí mi la tad'u ila al-mubaraza tẹ́ dógún mọ́ bóde kọ wá dojúkọ àkìtẹ̀ wípé ẹbọ́ sí tàìlẹ̀fẹ́fà kalẹ̀ kọ fèsì mi nítorí àdífì náà ni wà ń ákà ilẹ̀ ìhá fọ́kùrù jìláha ṣùgbọ́n tó ẹ́pẹ́ láàrin mùsùlùmí lọ bá wà tí kèfèrí kan sọ pé ta ló tó bẹ̀nú ẹbọ́ sí ọmọ mi jáde sí lẹ́ annahu bá gín

kama tọrọ ogun gbogbo bá wá dé ẹwà wàdíìsì yẹn látàtà mọ́nà olè kọ́ àràdù ẹ má bẹ̀lọ́ ogun o wásàlùlọ́ àlàáfíà ẹ má bẹ̀lọ́ àlàáfíà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tọ́lọ ń fa ìdá àlàkítùmùhùn tẹ́ bá pàdé ọ̀tá fásbìrù ẹ sùúrù gbogbo bí ọba já sí orí ni fún yín wa'lamu anna aljannata tata dhilali suyuf ìgbà ẹ̀ wá mọ̀ wípé aljanna yí tẹ́ fẹ́ wọ̀ ọ ń bẹ ní abẹ́ òjì ìdà bá mi sí lórí wípé lọ́nà òdodo tí èsì tàbùsí láwọn àfáàfi sọ wípé gbogbo ń táàfi borí ọ̀tà méjì ni o al-iman wa du'a ìgbàgbọ́ òdodo sọ́dọ̀ ọba dẹ́dà sóòlù ní ajagun yìí ṣe ń tó ní ká ṣe ni ṣe ń tí ẹ́ lẹ́tọ̀ ká jáwọn lógún sáàmì lẹ́tọ̀ ká gbáwọ́ gbogbo yìí ti parí ẹlẹ́ẹ̀kejì ni du'a anábí wa ń pè Allahumma munzil kitab mo pè wọ ọba tó kitabu bí ni wa muji as ìwọ lọba tí kò mú afẹ́fẹ́ rìn ibi ọba sì fẹ́ lò sí lọ máa lò sí wàhálìmáìl ahzab kèése òní ló ti ràn wá ṣe ìwọ náà lọ ràn wá ṣe lórí odidi ogun tọ́ka mọ́ ó fi afẹ́fẹ́ lé an padà ní ọdún karùn-ún tèmi dé Mẹ́dínà gọ́sọ́fẹ́ ahzab ìwọ iná lọ dáwẹ́ni tí èsè wípé agbọ́wọ́sìn àbáyì wàrọ́dàlọ́hùn lèdínà káfàrú bi ghayrihim lam yanalu khayra wọ́ báyìí ìwọ ni mò ń pé ìzímòhùn bá ní jẹun jílẹ̀ máwọn ọ̀tà lẹ́sẹ̀ bá ní fi àborí wọn jẹ́ àjẹjà mẹ́jọjọ́ ọ̀jẹ́wá wà ń sọ́rọ̀ na aléyìn wà rán wà sí lórí wọn jẹmáà àwambọ̀ èyí tó wá kó ọlọ́run ọbọ́ fún ní tọ́ tọrọ kọ́dà kò kú sórí ìbùsùn rẹ̀ ẹ má tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó gún ọ́sẹ́lẹ̀ o kí ni tó kónù náà ni wípé wọ́n ní àníwáwù ṣàhádà bali ṣàhádà laysat ma'suratan ala al fi sabilillah iná láti sọ láti ìjọ kẹ́yìn ò kú sójú ọ̀nà ọlọ́run kèé sójú ogun nìkan apákan àfáà túnmọ̀

wípé mo ti dẹni ìkẹ́ o ni o fi pa mí o méje kú mi ó rújú fáwọn mùsùlùmí pé asábò ah, wọn mẹ́lẹ̀ ṣùgbọ́n lé mi o máa dúó láàrin méjì mi lè sọ píkọ́lọ̀ ọkẹ wọn mi sì píkọ́lọ̀ but táwọn ìtumọ̀ tí hadith òun nìyẹn jama'a wọn ni a máa tọrọ ogun o wọ́n sì fẹ́ ká wọ́nà tí a máa fi bẹ́lọ́n kó jẹ́ atán sórí òdodo tí ó máa sọ fún a wípé ààjẹ́ ní ìtẹ́ ìrìnlá díẹ̀ ká lè sàlàyé ní kútúbà ilé ìdínlá ìtààlá látọ̀ tẹ́síwájú ní jọmẹjọ in kana fún rùbàkíyà an bí ọba dẹ́dà tí agbára gbọ́ alamari ń bẹ́lọ́wọ́ rẹ̀ ó ti dàrú kọ́mọ̀dì tí wọ́n dàrú mẹ́ o ó ti fọ́pọ̀ kọ́mọ̀dì tí wọ́n fọ́pọ̀ mẹ́ o má fi àdàwó kan wà lórí ẹ̀sìn wa Allahumma la tajal musibatana fi dinina ọlọ́njọ́ orísìsì àdánwò ní lọ́dọ̀ má gbé àdánwò jù sínú ẹ̀sìn fún àwọ wọ́n ní àfáà náà kọ ó ti dàrú mọ́ wọn hmm, lọ́ni ìdítọ́lọ́wọ́ wá gbádàwó wọn gbà yóò dáa abẹ́ ẹ̀gbọ́n tí ń wí lẹ́nu ni ẹ̀sìn wọn tí ń wí lánà ọlọ́n dákùnsànú wa gbogbo àtọ́ ọba pàwá di á kú sórí ikú òdodo tí gbogbo àtọ́ ọba sẹ́kùsà yìí jọ́nà fi màmà ah, wa má fi rú ayé lójú o القرآن كثيرا يا تصعد مسلمين ندفع بسلمة بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي من حر بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأمجده وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا بجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وقد فضل الله سبحانه وتعالى هذه الأمة على الأمم السالفة بفضائل كثيرة وبمناقب جمة ومن ذلك أن نوع الله سبحانه وتعالى أنواع الشعادة وأسبابها لهذه الأمة فإن الشهداء فإن الشهادة فإن الشهداء لهم منزلة عالية عند ربهم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقد عددنا لنا نوعا من هذه الأنواع وقد أخر صلى الله عليه وسلم بكل نوع وأثبتناه بالدليل الثابت عن صائب النبوة فاليوم نستأنف الخطبة من نوع آخر من أنواع الشهادة ألا وهو طلب الشهادة بنية صادقة محتسب لله سبحانه بنية صادقة لله سبحانه وتعالى جاء هذا عندما مسلم في صحيح وهو من أفراد الإمام مسلم على الإمام البخاري كذلك جاء في سنن عند أبي داود جاء من حديث صاحب الحنيف حنيف وجاء من حديث أنس بن مالك رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال من سأل الله الشهادة صادقا بلغه الله منازل الشهداء وإن مات على فراشه واللفظ, واللفظ الإمام مسلم من طلب الشهادة صادقا اعطيها ولو لم يصبها أو ولو لم تصبه من طلب الشهادة صادقا اعطيها ولو لم تصبه فهذا إثبات من الرسول صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى يوحي عبده بنيته الصالحة إن والشهادة صادق بنفسه ومات وحيل بينه وبين الشهادة ولم يباشر القتال بل مات على فراشه فربنا سبحانه وتعالى يعطيه أجر الشهيد كاملا غير منقوص أمة الإسلام ومن هنا ننظر إلى حكمة الله سبحانه وتعالى في هذا الأمر وهذا يتبين لنا في حديث عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنه أرضه في غير صلى الله عليه وسلم أن تمني الأعداء فقد جاء رسول الله صلى الله عليه وسلم من حديث عبد بن أبي عوفة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في بعض أيامه خطب فقام وكان يقاتل في أول النهار فإن لم يقاتل في أول النهار قاتل إذا مالت الشمس أي إذا مالت إلى الغروب قام فيهم خطيبا فقال لا تت... يا أيها الناس أو أيها الناس لا تتمنوا لقاء العدو واسألوا الله العافية فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تاك الظلال السيوف ثم بدأ يدعو, يدعو وهذا من ديدنه هكذا فعل في بدر كذلك فبدأ يدعو ربه سبحانه وتعالى بقوله اللهم منزل الكتاب ومجي السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم بارك الله لي ولكم شكرا وسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور المسلم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد من اصطفى عباد الله اتقوا ربكم في السير والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام وأوضح من الحديث الأول مما يعيد أن الإنسان لابد أن يموت شهيدا فإن لم يستطي لابد أن يتمنى ذلك صح الرسول صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله تعالى أن أرضاه والحديث موجود في الصحيح قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أي من استطاع للقتال وتوفر عنده شروطه ثم فر وامتنع عن القتال ولم يشارك ولم يحدث به نفسه أو حبسه لعذر لكن ما هذا لم ينوي خيرا ولم يدعو للمسلمين بالنصر على بالنصر على المشركين فإنه إن مات مات على شعبة من النفاق نعم إن امتنع الإنسان من أن يساعد من أن يساعد إخوانه المسلمين فإن هذا قد يؤدي إلى النفاق الأكبر إذا أخذ ينصر المشركين بالدعاء لهم أو بالتعاون معهم أو بالتضامن معهم على إخوانه المسلمين أو لم يحدث به نفسه لم ينوي خيرا لهم ولم يدعو لهم بالتوفيق ولا بالنصر فإن هذا كذلك شعبة من شعب النفاق هذا الذي بين الرسول صلى الله عليه وسلم من هذا الحديث أما الجمع بين حديث خطبة اليوم من طلب الشهادة صادقا أعطيها ولو لم تصيبه من فعل الله شهادة صادقا بلغه الله منازل الشهداء ولو مات وإن مات على فراشه وبين حديث أبل بن أبي أوفى لا تتمنوا لقال عدو قال للعلم وجوه الاختلاف بينهما متنوعة ومن ذلك أن لقاء العدو عندما كانوا على خير وعافية لا يجوز لأحد أن يحرك حبل الخير وحبل العمل وأمان أما إذا جاء بقدر من الله سبحانه وتعالى وتحتم عليه الخروج لا بد له من الخروج أما أن يتمنى الإنسان لأنه لا يدري ماذا يحصل له ولا يأمن من العاقبة فربنا سبحانه وتعالى يبتلي كل جسد بما شاء متى شاء كيف شاء وقال بعضهم لا بل من طلب الشهادة هذا خاص لا تتمنوا لقاء العدو عام فخصص هذا بهذا بأن أنواع الشهادة كثيرة منها أن يتمناها حتى ولو كان على فراشي اللهم وفقني بموت صادق يوم أفارق الحياة فمن كان على هذا وعماته الله عليه فإنه قد مات على أجر الشهداء ولكن واعلموا أن الشهيد أن الشهيد المعركة الذي باشر القتال فإن أجره ليس كأجر من نوى الشهادة ولم يباشر القتال وإنما مات على فراشه بل يعطى بنيته ولكن ليس كمن قتل في سبيل الله حقيقة هكذا فصل على العلم الخطاب في هذه المسألة ونسأل الله الرحمن أن يميتنا جميعا على موت صدق وأن يميتنا جميعا على خير وعافية وعلى إيمان وإخلاص ونية صادقة حتى نستحق دعاء المسلمين بعد وفاتنا فنسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا إنا نسألك الشهادة حقا يا أرحم الراحمين وافنه اللهم بلغنا منازل الشهداء اللهم انشرنا يوم القيامة مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا واعلموا عباد الله أن الله سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائم في مقلات السيئة الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرا اللهم ربنا صلي وسلم وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا